الحمد لله وكفى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم يبعثون أما بعد أدقفنا الله سبحانه وتعالى أترى لكم كاتي قفنا النبوة محمد صلى الله عليه وسلم ilé tí a bẹ̀rẹ̀ lé ní fúnrawa inṣáàlá òun náà ni kákan ṣàlàyé dé fúnrawa nípa nawakidul islam àwọn kan tó jẹ́ pé ó ma ń tọ́ọ̀chì ìjẹ́ mùsùlùmí èèyàn gẹ́gẹ́ gbogbo ọ ṣe mọ̀ pé kò sí nǹkan tó bá lálàáfíà tí ẹ bá ń ṣe pé yóò ní tó lè kó ayẹba àbí yóò ní tó lè kó hátà níbi ọ̀rọ̀ ayé wa náà ẹjì ká mú gẹ́gẹ́ bí àpẹẹrẹ wọ́n sọ fún ọgbà mí pé iṣẹ́ báyìí tó bá ṣe ó ti gba iṣẹ́ báyìí lé ní àmá tó bá lè violate àwọn rules and regulations kọ̀kan báyìí á sákẹ́kùn bí iṣẹ́ ni so tó bá ti wá violate ẹ̀ wọ́n sọ fún ah ó ti violate rule báyìí eh, wọ́n ti sákẹ́kùn bí iṣẹ́ ẹwọ́rú school fáwọn tó bá jẹ́ student wọ́n máa sọ fún yín pé tó bá ti jà nínú skúl báyìí wọ́n rusticate ẹkùn ní skúl ní kò sí tó fẹ́ ṣe sí tó bá kàn jà gbẹ́rẹ́ báyìí na wákìdì náà nìyẹn ìtumọ̀ ní pé studentship yẹn ó láwọn kan tí ó bá jẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà láwọn kan tó wá pọ̀ níbi ọ̀rọ̀ ayé níbi ọ̀rọ̀ ayé níbi ọ̀rọ̀ ayé bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ hátà náà bó sì wá wà nínú ẹ̀sẹ̀ náà nìyẹn ẹ jẹ́ ká wà lùwàlá fọ̀rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n bá ṣàlùwàlá wọ́n jẹ́ yọ pé tó bá ti lọ tọ́wọ́ àlùwàlá rẹ̀ ti bàjẹ́ eléyìí kò sí emotion kò sí jambẹ́ tó bá ti ṣe bẹ́ eléyìí eléyìí ti bàjẹ́ ó tún mẹ́ṣe ní báyìí ẹ wo ìrun tá ń kí tó bá ń kí wọn ó fẹ́ lọ toilet tó bá ti lọ toilet ìrun ẹ ti bàjẹ́ ó tún lọ tún mi kí ni àbí tó bá sọ̀rọ̀ lórí ìrun àbí tó bá rẹ́rin lórí ìrun àti bẹ́ẹ̀ lọ wọ́n ní ìrun rẹ ti bàjẹ́ wà á lọ kí mi kódà tó bá ń kí ìrun lọ́wọ́ tó bìnrin tó ti bàlágọ̀ tó bá lè kọjá níwájú ibi tó ti ń kí ìrun ojú ọ tó ti kí ìrun rẹ ti bàjẹ́ ó tún mí kíni àbí tájá dúdú bá kọjá ń bẹ̀ ìwọ̀n ti bàjẹ́ ó tún mí kíni ìtumọ̀ rẹ̀ ní pé kò sí tó lálàáfíà láyé tí ìbá ṣe pé yóò ní kíní kan tí ó bá kíní ẹjẹ́ tó lè bàjẹ́ èyàn tó bá wájú ní làákáyé yẹn tó bá ti wá lè tó lálàáfíà lọ́wọ́ yẹn ẹlùgbò yóò ma sáré pé bò ní òsì ní bàjẹ́ mú lọ́wọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wà ní ẹ̀sìn Islam as a whole Islam gẹ́gẹ́ fún ààrẹ as a whole in tó dá ni àmúláwọn nǹkan tí ma ń bàjẹ́ àwọn nàwákìbìyàn ni ó wà pọ̀ ó pọ̀ kódà àwọn àfó ní fẹ́kò mi wọ́n mọ́ list up to 400 nawakidul islam 400 nawakidul min nawakidul islam àwọn kan bí 400 bá lórí bẹ̀ẹ̀sìn ẹjẹ́ ìwọ imagine nǹkan bí 400 bó ṣe Muhammad bin Abdulwahab àwọn amóbi mẹ́gbàá wá mẹ́gbàá yìí òun ló gbajúmọ̀ jù àwọn ló fẹ́ léwu jù àwọn làwọn èèyàn mọ́ ń sábà kó sí jù àwọn kíní ìdẹ́ ni kíyàn ti àwọn nǹkan báyìí àbí kíyàn nírú àwọn àgbàgbọ́ báyìí àwọn kí ní nǹkan ó ma rẹ́ndà islam èyàn void and useless islam èyàn ó di asán wallahi èyàn ó ma kí inú tọ́wọ́ ó ma gbàwẹ́ ó ma yọ zakáwọ́ àmókàn wípó kan lọ́bá ọlọ́ọ̀bá kan báyìí ó rí pé wa ta'ala kí nìdí ó ti violate àwọn nǹkan tẹ́ ní àwọn tán gbé kalẹ̀ ipé ma violate lè so a dẹ̀ ní pé sheikh muhammad bin abdul wahab rahimahullah àwọn ni wọ́n kọ tíra na eh, sheikh salih ah, al-fawzan àwọn ni wọ́n ṣàlàyé wọ́n ni ilam anna nawakidul islam asharatu nawakid wọ́n ni alhamdulillahi rabbil alamin wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa ashabihi ajma'in wọ́n ni shari'a wa fatani ilam ay ta'allam وافهم وهذه الكلمة يؤتى بها للأهمية والتنبيه على أهمية ما بعدها يروغ يوم موا لا تسلعي باتاكي àti láti fi pàkíyèsí sí nǹkan tó ń bọ̀ aléyìn wọ́n ni anna nawakid al-islam annawakid nínú èdè lárúbáwá ni plural dẹ̀ ni singular rẹ̀ náà pè ní annakid nǹkan tí ma ń bá nǹkan jẹ́ in tó ma ń nullify nǹkan in tó ma ń jẹ́ kí nǹkan mọ́ wúlò mọ́ na ń pè ní náàkìdún in tí ma ń wó nǹkan olúfà nínú hadith anáwà muhammad sallallahu alaihi wasallam tánà ní pé láúlá hadith qaumiki bil islam lanakoltul kaabata wa ja'altuha ala asasiha kama qala sallallahu alaihi wasallam tí bá ń ṣe pé àwọn èèyàn anẹ́bì sọ fún yàwó Aisha tí bá ń ṣe páwọn àwọn èèyàn rẹ́sẹ̀sẹ̀ gba Islam ní lanakodutu náàkìdùnú lanakodutu kaabata yìí bá wó kaaba yìí lanakodutu because àwọn lágbọ́wá ti tún kọ́ kò ní bó ṣe wà ní ayé ànẹ́bí ní ayé ànẹ́bí Ibrahim alayhis salam àríwọ̀ká tó bá ní yẹ́sẹ̀gbà Islam mi ní tí àníwò lè jẹ́ pẹ̀lú tánẹ́bí lọ tán ó láwọn khulafa omi táwọn ogun tí wọ́n táwọn tó kọ́ àmì tó dé wọ́n tó kọ́ tó fi time ma máa rí kítàbí nìkan filẹ̀ kan máa wo ma tó fi wá di time tí ó wà lè ní but ní tafẹ́lò ní pé nákọ́dọ̀ àìnáàkì nǹkan tí ma ń bá nǹkan jẹ́ náà pẹ̀bẹ̀ in ti ma ń wú nǹkan ma ń jẹ́ kí nǹkan di asán so ẹ wá wo islam wa islam wa dẹ̀ ní òun ló wà gold sí wa islam wa ní ó wà akákún ju gold ati diamond lọ ṣe fẹ́ ká mójútó pé kí nìkan tó lè bá islam yìí jẹ́ ká mójútó ká make sure in tó lè bá islam yìí jẹ́ okò àsúnmọ́ ká nímọ̀ nípa rẹ̀ so that gbogbo wàhálà wa tánṣe láti jọ lórí islam es islam es islam kó má di pé yíwa jẹ́ sásán wani wahiyar mubtilatu mithlu nawakidil wudu'i ay mubtilatihi tusamma bin nawakid wa tusamma bi asbabin ridda wa anwa'i ridda wani wani na man fi dawon mubtilat àwọn tí man ban kaje tí man jẹ́ kíyàn reasons or causes of apostasy apostasy ni ifi ẹ̀sìn islam ẹ̀sìn islam kalẹ̀ naam wani wa ma'rifatuha muhimmatun jiddan lil muslim min ajli alhamdulillah wọ́n ní ìmọ̀ nípa nàwákìlù islami ó pàtàkì gan fún kí mùsùlùmí lè bá jìnà sí kó lè bá sáfún hmm? kó lè bá make sure òun ò kó sí àhá لأن المسلم إذا لم يعرفها فإنه يخشى أن يقع في شيء منها because ìwọ gẹ́gẹ́ bí musulmi ó kàn ṣe ẹ̀sìn islam ó mọ́ tó lè bá ẹ̀sìn islam bẹ́jẹ́ possibly ó padà kó sí ẹwòye tó wọ skúl kò ma rules and regulations skúl wọ́n kàn dé ní skúl kan bá rí ẹ́kà kí ní wọ́n wà gbẹ́jọ́ kan báyìí àwọn kọmití ó kàn gbé wọ́n kàn yóò face panel wọ́n dẹ̀ ní bí ó ti takùn kan báyìí wọ́n ni àìmí o wà nínú student handbook táàmọ́ fún yín bọ̀ kò study kò mọ́ ọ̀rọ̀ ayé lè tàbí example kò dẹ̀ kí ṣe excuse fún wọ́n ni no ìgbà tẹ́ wọ skúl a fún handbook handbook yẹn it is meant for you to read tó bá ti ká tó bá ṣe nǹkan báyìí rustication ni o tó bá ṣe nǹkan báyìí ẹ̀wọ̀n ni o eléyìí ọlọ́pàá ni o eléyìí security unit ni o eléyìí báyìí ni o àmọ́ kò ká sí excuse wọn wọ́n nígbà ní excuse lọ́wẹ́ náà mélòó mélòó èèyàn tí wọ́n torí ẹ̀ lẹ́kọ́ school ẹ wá wọ́n dẹ̀ fún ní excuse ìwọ́n náà ti sọ Kùránì kalẹ̀ excuse wo ló Islam tó ń ṣe ó wá mọ̀ nínú ìbájẹ́ pé bí tó bá lè dákẹ́ lè ní tán bá lè síyán sínú sàárè lè ní kò sí tó fẹ́ bọ́lọ̀ bá sọ subhanahu wa ta'ala kò sí tó fẹ́ bọ́lọ̀ bá sọ nítorí ní ayé tó wà ó mọ́ the best online shopping kini. tẹ́tí mọ́ shop àwọn latest kini. latest trend ní tàn ó latest slang ní tàn ó latest orin tó ẹsẹ̀ jáde ó player táwọn kíní sẹ́sẹ̀ sign ó mọ́ bóòlò sí wá mọ́ ẹ̀sìn tí ẹ̀sìn tí ẹ̀ bóòlò sí màmù nǹkan tí ó kó bẹ́ẹ̀sìn rẹ̀ ó wà díwájú ọlọ́run ó wà ní làádìrí làádìrí ọlọ́run ìmọ̀ ìmọ̀ ni kí ló tó fi mọ̀ a màláíkọ̀ àmọ́ fi yàjẹ́ wọn ni pé má dàríta wà má tàdíta tó ó mọ̀ ó dẹ̀ tó ó bìkítà láti mọ̀ ẹ̀dàkọ̀ ẹjá sọ́ra fún àìbìkítà àti àìlákàkún tọ́pọ̀lọpọ̀ ń ṣe fẹ́sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní pàápàá jùlọ àwọn tó jẹ́ wọn principles ìpìlẹ̀ wọ́n ni because èyí tí ó bá mọ́ yóò kò sí gẹ́gẹ́ bí Hudhayfah bin al-Yaman ti sọ bí sa'altu kana an-nasu yas'aluna an-nabiyya sallallahu alaihi wasallam anil khayr wa kuntu as'aluhu anil sharri makhafatan an yudrikani àfáàdà wọ́n gbé man lam ya'rif ash-sharra min al-khayri waqa'a fihi ìwọ tó bá lè máa burú yàtọ̀ sí dáadáa wallahi ó kùsá ó kùsá burú ó ní tó mórí lọ sínú igbó ẹmọ̀ pọ́nà gbó kan wà tó sì pé igbó yẹn fúnra rẹ̀ lọ́sàn yóò dẹ̀ dúdú ben àwọn jungles ọ̀sán yóò dẹ̀ dúdú Why imagine o wá rìn o wá fẹ́ wọnú gbó yẹn òòrùn ló tún wá fẹ́ wọ̀ igbó tó sì pé lọ́sàn gẹ́gẹ́ fúnra rẹ̀ ó dúdú ó wá fẹ́ wọnú ẹ̀ lóòrù tó ti dúdú already nínú igbó gbogbo ẹ̀ pàkúté ó kún bámúnú gbó yẹn wallahi example aye ó worst jùlọ bó tàn sọ yìí lọ ayé kún fún ọmọ ọ̀tẹ́ rẹ̀ àwọn ewu wallahi ẹni tó bá mọ̀ ló máa èyí tó bá tọ́lọ̀ bá fún ní àǹfàní láti máa jùkó tí àwọn ọ̀rẹ̀ sí ní ó rí kì ní ìgbóyí dáadáa pé ayé kún fún ewu gan ewu pọ̀lú ayé wallahi táàrin ewu lójoojúmọ́ ìbáyíké bóyá rí díẹ̀ nínú àwọn ewu ni wallahi a mọ̀ sọ ẹkùn kódà ní kò lè máa

kí lẹ́ni reason reason ni pé àkọ́kọ́ bóyá ó tètè ronú pé ẹ̀rẹ̀kọ́ tó kò láyé ẹ̀kejì tó bá wá ronú tó bá lè kú lórí ìgbà ló tó ma bú tó ma ọlọ́ni wà yawma ya'addu adh-dhalimu 'ala yadayhi ọlọ́ni jọ táwà lábòsí tí wọ́n ti ẹ̀ka bẹ̀rẹ̀ báyìí wọ́n ni ya laitani ya laitani ittakhadhtu ma'a rasuli sabila ní ọlọ́ ni wọ́n mọ̀ ni wọ́n mọ̀ sí mi ayi bá ti tẹ̀lé jọ́nà nẹ́bí yìí ah kíyàmọ̀ kíyàmọ̀ ni sọ bá mọ̀ ni ó mọ̀ sí mi ah, yìí ah, bá ti tẹ̀lé kí nígbà tó ń sọ ó mọ̀ sí mi yìí bá ti mọ́ mú lágbájá lọ́rẹ̀ ọkọ̀dì àdọ́là ni a ní dìkìrì bá da ìjá ní òun ló ń sọ mínú tí bá ti wó dòdó gbọ́yìn onímọ̀ sọ pé kí ní gẹ́ra ọjọ́ rẹ̀ gbàgbé mọ́ta ma rẹ̀ bá wò jáyé ògbádùn ayé yóò mọ̀ tí ìkábẹ̀lú yóò mọ̀ jẹ́ ìká lọ ka sọ́rọ̀tù lọ́ka Qur'an lọ́wọ́ bàtà ọlọ́run ròyìn àwọn tí kí wọ́n wà nínú mú mọ̀ rí àwọn tó wà ní àlìjánà báyìí àwọn tó wà ní àlìjánà mọ̀ rí àwọn tó wà nínú ẹni kó àmọ́ sọ́nú àwọn tó wà lájẹ́ nìkan nígbà tí wà láyé ọlọ́run yọ mí mú ní ẹnìkan tó ń dẹ́gbà tó mọ́ sọ fún mi pé ẹ̀ tí ọ̀nà ni ìwọ náà wallahi ewu pọ̀ tán rìn nínú ẹ̀ èèyàn yá mi nínú ẹ̀sìn but ibi tó ẹka tí wọ́n mọ̀ pé ìyà náà bá ó lè gan ni ẹjú anything lọ tẹ́kí bí tó bá ti sẹ̀kan báyìí ó jẹ́ ẹ̀lẹ́ kan ó ti sinmi díẹ̀ ó tún sẹ̀ mí ó tún jẹ́ mí ó tún sinmi díẹ̀ ó rí pé èyí ò tún fúyẹ́ àmọ́ rárá wọ́n ń bọ́ páàkì ni

years upon years upon years ọdún gorí ọdún ọdún gorí ọdún ní ìṣòwò tọrọ just few minutes lọ́dọ̀ ọlọ́ọ̀bá kí nìdí kó wá kárí uncompleted building rẹ àbí mọ́tò tó rí àlàyé kó wá rẹ̀ àbí kó wá complete àwọn project yẹ láà but kí nìdí kí n wá libà wá sí sẹ́tẹ́ni sí ọláyé kò wallahi time ta wáyé time ìlú sí bá kátètè wallahi so ní pé èyàn tí ò bá wá mọ burú yóò ṣe kí o yóò kò sí possibility pé ni yóò kò sí ti wà tún ààyè lè annaha wọ́n ní pé lè anna lè muslima ìdàlàmì àrífà fa inna yóò ṣáyẹ kàfí ṣe ìmìn ha وهي من الخطورة والأهمية بمكان لأنها نواكد الإسلام ومبتلاته ومعرفة أسباب الردة عن الإسلام مهمة جدا so kí ẹ̀dẹ̀ ma kí ní kí ẹgbóyé in tó tó detail ojú kíyàn mọ̀ débi pé kódà kíyàn jí lójú ogun báyìí èyàn mọ̀ àwọn kìíní èyàn olùbà mọ̀ sáfún ó pàtàkì gan so ibi ni a ti do inṣáàlá tó bá dọ̀lá abẹ́rẹ̀ sí ìṣàlẹ̀ kí náà ń pè ní àwùrídà náà Allah subhanahu wa ta'ala kó ṣe rán fẹ́ ní kọ̀kọ̀wá wallahu a'lam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh